kìtàbù tàwíd òun ni fathul majid ṣarùhú kìtàbù tàwíd tó ipé ọ̀kan náà àwọn ọmọ ọmọ sheikh muhammad ibn abdulwahabi gan ni wọ́n se sheikh abdulrahman ibn hassan al-sheikh ọ̀dá in tí mo alifu bá kọ kalẹ̀ ká mọ́ fi kún kọ́dà lápẹjúwe áyà tó gùn tí mọ̀ alífù bá mú díẹ̀ ń bẹ́ kọ̀ lẹ́tọ̀ káwọ̀ ọba parí ẹ̀ ọgbọ̀n pé tíra àti ẹnìkan kọlà ń ká mọ̀ rò pẹ́rọ ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bí nusaf tí nusaf tí yẹ ń ká ma dàbí ìgbà tí kẹyàn ọmọ ma wí sí ní ẹnu Eh, bẹba gbìyànjú tẹ bá rí fatihul majid ọ̀dá púpọ̀ fatihul majid ṣarùhú kìtàbí at-tawhid àbí ṣarù kejì tá ń pè ní taisiru al'azizi alhamid taisiru al'azizi alhamid fi ṣarùhí kìtàbí at-tawhid ogbó eléyìí àwọn ọmọ àbọ́mọ ọmọ ṣe èyí tí Sheikh Muhammad ibn Abdul Wahhab náà tí wọ́n kọ kalẹ̀ àwọn ẹni tí wọ́n ń sàfikún yìí náà kìí sí pé wọ́n láníyàn tí ó dá àmá rẹ̀ kọ́tẹ̀yàn ma ń kọ́ bí ìmọ̀ náà nù à ń pè ní al'amánátú al'ilmiyya al'amánátú al'ilmiyya òun làwọn bí ìgbà tí yẹn bá pe fáìlù tó ṣe ní marufa mansubu sẹ́mọ̀ pé yíò ọ hàn pé àṣìṣe ni wọn ò ní bá yí padà wọ́n yà wá bí kíní níbi footnote níbi hamishu rẹ̀ pé tọ́ nuska tọ́ tẹ̀wá lọ́wọ́ o bá ti bá nù o àmọ́dà bí pé tí wọ́n fẹ́ wí ní ó ti tán àmọ́kẹ́yàn wá gbà àwọn alfọ́gbà aláyé bí ti wọ ọmọ àìgbà aláyé rẹ̀ ọlọ́run wá fi ṣe wá lóore tọ́ pọ̀ láwa mùsùlùmí tá mà ara ìgbà ilé yìí láyé òun ni òsúùlù ẹ̀sìn tiwa ló fi ṣe rí lónìí pé ìntọ́lọ̀un fi rán nẹ́bì gan ni láti tó lé ní ẹgbẹ̀rún ọdún gbogbo àwọn tíra yóò kú àìnírú eléyìí ni ò já rí wọn mọ́ alẹ́mọ́ arọ̀pin tí wọ́n fẹ́ wí ní àkọ̀gbọ́dọ̀ jẹ́ báyìí ọpadà wá jẹ́ káwọn gbàgbé kí tí ẹ̀ ní kí ní pèlẹ̀ tí rọ̀ ń ga torí náà làwọn alfẹ́ fi gbà aláyé púpọ̀ bí tí wùlẹ̀ ùkọ́ jẹ́ in tí àfá onítírà bá se àáfikalẹ̀ bí bó ti se bọ́ bá nídìí tó nídìí àwọn ìtọ́ wọ́n bọ̀ sí bí footnote wọ́n wà pé tọ́ bá ti bá náà àwọn alfáà tọ́ ti mọ́ sí lè ti pẹ́njọun ọ̀nà alimamu nawawi tẹ́bá ka sharuhu alimamu nawawi ala sahihi muslim alimamu nawawi yóò débi láfúdù mé yóò ní hakadha wajadnahu fi jami'i nusakhi biladina gbogbo nusakhu copies tarí ń wọ́n fẹ́ wí bọ̀tún ò nítorí ẹ̀ yìí eléyìí tí wọ́n bá ẹjẹ́ káwà náà kakọ lẹ́kọ̀ọ́ bẹ pé a lẹ́tọ̀ láti yí tí ẹni tí ọkọ̀ tíra tí ọkọ̀ kalẹ̀ lára tí a ti ẹ̀fi wá rí pé ó ṣe pàtàkì ni pé púpọ̀ núgbà òun ló ṣe pé ní ẹni tó ṣe tí rọ́ọ̀sà ṣiṣẹ́ ìmọ̀ bọ́yá ìmọ̀ tìwọ́ tí òun ké ní òní ni òjẹ́ ọmọ tí ń wí kéèyàn wá bẹ́ kọ́ wà kí a bàbó ṣe wá wí báyìí kódà lápèjúwe mọ́ láǹfààní àti wà níwájú bàbá wa Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala ní Makkah lọ́jọ́ kan bàbá láwọn àsàlìb tí wọ́n máa fi ń tẹ́yàn bá fẹ́ máa sùn èyàn tí ẹ sùn rí pé ẹ sinmi díẹ̀ wọ́n láwọn bí òṣìlóbù wọ́n gbígbàtẹ̀wà nù kíláàsì wọn tún wá sọ́ọ́dì bàbá bá lẹ́ àwọn ní ẹ̀rọ́bù kan ta ni ó ṣe ẹ̀rọ́bù rẹ̀ ta ni ó ṣe ẹ̀rọ́bù kí ni ẹ̀rọ́bù tí bàbá fi á ṣe bí yẹn bá rí ń gbà mí irun tí ẹ̀ntibí ti ń lọ́nu gbà mistake lélẹ́yìí bàbá ní tí yẹn bá pé lakọ̀tọ́fà abdallahi bilbaita lakọ̀tọ́fà <laughs> abdallahi bilbeita <laughs> kìí ṣe bilbeiti tọ́fà abdallahi bí bilbeita tọ́mà kí rú ẹn tí ó ṣe rú àfikún ibú wọn bá débẹ̀ pé a ah, bàbá ọgbọ̀rọ̀ mọ́gbọ̀rù lárúbáyìí laqad tọ́fà abdullahi bilbeiti bàbá ní bó ti rí òun náà ni tọ́fà abdullahi bí bilbeita torí pé tẹba kọ kalẹ̀ abdun mufrodun singulanu kí ni musanna rẹ̀ tọ́ bá pé méjì abdani ìdá udífà ìlà gairihi tuskotun non ẹ́ ẹ̀tí ń gẹ́jẹ̀ báyìí inú èdè lárúbá gbogbo ògbà tí abdani bá ti di kíni mùdọ́fù wá mùdọ́fún ilé ẹ̀yọ nónà òkú bẹ́ bá ká lẹ́nu kí lókù tẹ́maka abdallahi lakọ̀tọ́fà <laughs> abdá pé ìpìlẹ̀ jùmúlà òní pé tọ́fà abdallahi kí lọ wá fa bilbaita aliyahu ń gbà mí yá ò nẹ́sìbà máa se skọ́tù rẹ̀ òun lẹ́fìrí gbogbo ayà kùránì tí ọlọ́run instead tí ó fi wá ní rọ́bí kí ni kùránì ó wí rọ́bí hádà òsìlóbù lọ́gàlà àrọ̀bíyà kásì hádìfù ya i annisba ìdálíkà nadiran ẹ ní rí inú kùránì pé rọ́bí èyí tẹ́ ma rí ní pé kíni ya rọ́bí bẹ́ẹ̀ ìpanupọ̀ ní pé kíni kí lọ́lọ́run lakọ̀tọ́fà abdullahi bí albeita lakọ̀tọ́fà abdullahi bí albeita beita náà lọ gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ beiti <laughs> ẹmọ̀ kébé yẹn bá rọ́ọ̀ṣì sí yíò yóò ti ma tún bàbá ṣe yóò ma tún àfá ṣe ìmá tí ẹ ní òsìsẹ́ gíní òun ni ò débẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sànú wa kẹ́lẹ̀ iná jẹ́kọ̀ fún wa gbogbo à ń sáré à ń bẹ́ tó kún ayé lónìí gbogbo ara tí ma líptò náà nù pé àwa náà ti ká àwa náà ti ké àwa náà lè lọ íntánẹ́ẹ̀tì àwa náà ra tíra gbogboro àdánwò tí ma bí òun lélẹ̀ torí náà ẹ̀dàkùn ọlọ́run ní ẹjá mú lọ́wọ́ gbogbo tí alfa bá wí àlẹ́tọ̀ àti ma yìí àbí ń tọ́ sọ náà tí ọ̀tí ẹ̀kọ́ kalẹ̀ náà àwọ̀ lẹ́tọ̀ àti máa tú pé ń tọ́ fẹ́ wí nì àti wí ihun níjẹ̀ ẹ̀dógún náà pé aláwọn àfáà náà usulul fiqhi ní mafhumul mukhalafati fi kalamin nasi laysa bihujja bittifaqil usuliyyin ara àdẹ́wò ǹjẹ́ a lè máa sọ pé àlíyù aléhìsàlám àbí fátímà aléhìsàlám bí ti fákìlì olàmá ìnigbélà kọ̀lẹ́tọ̀ ká pé àlí aléhìsàlám ká pé fátímà aléhìsàlám radiyallahu anhu wa anha àmọ́ ìṣkálù láńlá ni pàwọn èèyàn wà gbé tíra àwọn ẹ̀rì inú tíra Ibn Taymiyyah ẹ̀rì inú tíra àwọn tó sáájú Ibn Taymiyyah ẹ̀rì inú àwọn tó dé lẹ́yìn wàhálà wá dégà tí Ibn Taymiyyah bá fi lè pé <laughs> àbíkọ́ọ́lá Aliyu karramallahu wajhahu kò sínú manájú sálàfì kí wọ́n dá àlìyàn rí pé karramallahu wajhahu lónìí àmẹ́ẹ̀kan nù tíra kẹnu tíra àwọn àfáà súnnà àwọn àfáà sálàfù kò tó dípa àwọn àlfáà wá ṣe tàkíkù rẹ̀ pé àwọn kíni annusa àwọn tí bá wọn dá tíra kọjọ́ ohun ara burú táwọn gbìn sínú tíra nù àwọn tí wọ́n ń pè nínú sáàkù ń jọ ohun fi wọ́n wé àwọn tàìpìsì lónìí kébìyàn bá kàn gbé nǹkan fún tàìpìsì kọ́dọ̀ ó lè má mọ́ tí ń wí àmọ́ngbò ti mọ lẹ́tàsí a b c d ẹ́n wọ́n sá mọ́ yọ́ ma tẹ́ ẹ̀ṣọ́ a pọ̀ b pọ̀ bẹ́ẹ̀ náà ní jọun ńgbà tí ò sí ibi tí wọ́n ti gbé tíra tẹ tíra ò sí ibi tí wọ́n gbé tíra bá ní tíra kan tó méjì kò sí tí ó ju pé mọ́ kóhun ó jókòó ọwátàdá ọmọ títí tí ẹ parí bóṣù mẹ́fà ló tó parí kìtàbù tàwíìdù ní bójú bẹ́ẹ̀ lọ ní kìtàbù tàwíìdì yìí nìkan yẹn lè jókòó mẹ́ lóṣù mẹ́fà jọ mọ́ ẹ̀hán torí ẹ̀ lọ́wọ́ mú àwọn alfáàrò pé ah, èyí tí ibùn tí mí àbá fi ṣe wàhálà tó kọ mìnìhájù súnnà mùjálàdù méje ní lónìí ọdún tí ibùn tí mí ó lò ń bí eléyìí ó tún ti ṣe tíra míì ẹjá wà wọn kan táwọn ò lè ṣe tíra iṣẹ́ tí wọ́n ní káwọn máa dá kíní wọ́n máa dá tíra kọ àwọn ìsáàfà àwọn ìṣe kíní wọ́n ìsáàfà sẹ́rí ìjọ tí gbóoru wọn náà bá láàfà làwọn àdánwò dé ìjọ tí náà síkù bá ní à bí àwọn náà ẹni tó yẹ kọ́ wà ń pò kíní máa dáa

wọ́n mọ̀ kébìnrin tẹ́ mẹ́ ọ̀jẹ́ wíbẹ̀ wọ́n mọ̀ pọ́kàn kan náà fà sálàfù wíbẹ̀ àmọ́ kó tó yẹjú ó di fìtínà yàá kílẹ̀ wíkéyàn ọmọ wí ebóhun nínú tíra Imam Ibn Madda ma ń yẹjú nǹkan yìí náà mo wí fún ilẹ̀ kan nínú fánà kéwú à ń pè kíní kan ní at-tahqiq tahqiqul makhtutat ọ̀pọ̀lọpọ̀ àwọn ní Saudi wọ́n ka tàkíkù kún púpọ̀ kódò ó lè ṣe pé gbogbo tẹ́yìn ó ṣe ní yunifásitì tí è di dọ̀pọ̀rù òun ní kọ́ máa ṣe kíní kọ́ máa ṣe tàkíkù kò ní kọ péjì ẹyọ kan wípé mọ̀ wà láfí nǹkan àbíbò wọ́n pè àmá wọn tíra àwọn àfá àjọhùn yìí yóò ṣe wàhálà lórí pé èwo ní ibnu tẹ́míyà wí gan èwo ní ibnu kọ́yìmì wí gan kọ́dàbínú sàkúbá pógún lónìí yọ́ ma wá wo kálímà kọ̀ọ̀k yọ́lọ̀ wà ń tàn pè ní annuskatu al'ummu annuskatu ìyá gbogbo àwọn nusaku yìí kí la ń pè ní nuska umme in ma kọ́ jẹ́ nuska tí a fọ́ oní tí ra fi ọwà rẹ̀ kọ́ but in some cases ẹlẹ̀mọ́rí yìí mọ́ ẹlẹ̀mọ́rí tí ra tí a fà gan ṣe kíni ọkọ̀ mọ́ a wà tún sọ̀kalẹ̀ sí lẹ́vù mi a wà wáyìí wọ́n kọ lójú ayé rẹ̀ wà ń rí bọ́ àlẹ́ yìí wọ́n kọ lójú ayé rẹ̀ nìkan kọ́ o wọ́n kọ ń gbà wọ́n kọ tán wọ́n wá mú wá wọ́n wá ń kà á síbẹ̀ náà lẹ́wí bẹ́ẹ̀ni síbẹ̀ báyìí náà lẹ́kọ́ bẹ́ẹ̀ni irú yíun náà lè dúó sípò kíni al-nuskatu pẹ̀lú orú tàṣọ́rúfú rẹ̀ ìtaari ló ní ìkọ̀dá ibi táwọn alfa bá wí dé ibẹ̀ náà ni kí kàjẹ kí ọmọ ẹni ọ bá sì yẹ ọ wà nípo náà síkù kọmọ́sọ rẹ̀ di kíni ẹni ọ wà ń po ma dátíra kọ kọmọ́sọ rẹ̀ وقول الله عز وجل رولهم وباتولا رقا صبايك وأنظر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون بني أصفى النبوة محمد صلى الله عليه وسلم أنظر به الذين يخافون أن يحشروا fi ọ̀rọ̀ ọlọ́run alkùránì fi kìlọ̀ fi kìlọ̀ fún àwọn tí wọ́n ń bẹ̀rù pé olúwa ó kọ àwọn jọnjọ́ kan yàlá àwọn mùmìní ọlọ́nkọ́kàwà kún mùmìní òdodo laysa lahum min dunihi waliyyun wala shafi' bí tá ń lọ́nu wọ́n ma bẹ̀rù pé ìjọ tọ́lọ́run ó kọ ni Allah wà láṣẹ̀fíìn kọ́dà ẹnìkan ni ó sì sì pẹ̀ẹ̀yàn ya kọ́dà bí n bá ti ẹ̀ ṣédá àwọn bàbá ó sì pẹ̀ kò sí lálìkìyàmà ìwà nẹ́bì fi alkùránì kìlọ̀ fáwọn tí ń bá ń bẹ̀rù bẹ́ẹ̀ pé ìjọ kan mọ̀ lọ́lọ́run ó kọ àwọn ẹjọ́ o tí eléyìí ni ẹ̀rí ní táwọn alfáà máa fi ṣe eléyìí mo ní ẹ̀kọ́ ńláńlá ẹ̀rí pé gbogbo báàbù ta bá dé

àmá dánwò lónìí ni pé wákàtí kan wákàtí méjì tẹ́lómí sọ̀rọ̀ ọlọ́run kò ní sáyẹyọ kan mẹ́kọ̀dá o ọ̀rọ̀ ọlọ́run gbọdọ̀ yàtọ̀ fún táwọn èbó ń pè ní inspirational talk then jí ò lè hun ọ̀rọ̀ kó dùn àmọ́ tún ma kí mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run náà ni pé qala ẹ̀rí pé láti gbà àti bẹ̀rẹ̀ tíra yìí wọ́n bá ti dé báàbù kan kí ni wọ́n kọ̀ wí wà qawlu Allahi azza wa jal ètò dánù wa qawluhu àtọ̀rọ̀ ọlọ́run tó tún sọ lillahi jami'a ìwà ni o gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́n ni ìtumọ̀ ilé yọ padà wá ń bí áyà tí ó tẹ̀lé pé ìṣìpẹ̀ kan ò sí àyàbí tọ́lọ̀ bá yọ̀nda ìtumọ̀ rẹ̀ nù kú lè láàáhì ṣàfáàtú jẹmìyà torí náà lólúwá fi wínú áyà mi pé man zalladhi yashfa'u 'indahu illa bi idni ta ń òun gan ló lè yọ̀ǹda fún èyàn pé ọ́dá sì pẹ lamọ̀yìn àjẹ́pàwò lè determine lọ́dọ̀ ara wa pé mo fẹ́ sí pẹ èyàn àfi ká béèrè pé ìjọ́lọ̀ ń yọ̀ǹda ká ṣe rú ìpẹ̀ báyìí lápẹjúwe mú fún ilápẹjúwe irun àwọn àpẹ̀ téyàn ọgbọ́dọ̀ ṣe kàṣàfá àti fi haddin min hududillah ẹni tó dáràn tó yẹ kí wọ́n lo ṣẹ̀rí ọlọ́run lé lórí àìbẹ́yìn àìbẹ̀ adájọ́ àbílọ̀ bẹ̀jọba pé ẹdákun ẹ fi ilẹ̀ ọlọ́run òsèkíní òsèkíní ọ̀yọ̀ndà man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi wa qawluhu 'azza wa jalla wa kam min malakin fis samawati la tughni shafa'atuhum shay'an illa min ba'di an Allahu liman yasha'u wa yarda olúwa ni káti ẹ̀fí tàwọn èèyàn lẹ̀ kọ́dà ní sánmà àwọn màláíkà ń sánmà kẹrin inú àwọn màláíkà yìí àìmọye màláíkà ló ṣe pé ìpẹ́ rẹ̀ ò lè ṣe nǹkan kan fọ́mà nẹ́bí adama tọ́lọ̀wọ̀n ò ní yọ́ tọ̀ sí kọ́dà bọ orí màláíkà tọ́bọ̀ ṣe eléyìí lè rí táwọn alfáà ma lò bí wọ́n bá bí wá pé ma hiya shurutu shafa'a kí ni má jẹ̀mú tí shafa'a ìpẹ̀ síse fi wọlé lọ́dọ̀ ọlọ́run àwọn àfáà summarize sínú má jẹ̀mú méjì méjèèjì ń bẹ nú àyà kí ni má rídọ̀lọ́hì anilmashúìláhù méjèèjì lolúwa kójọ sí bí pé ìlàmìn báàdì àyà zanàlọ́hù liman yà ṣáàú wayarùbọ̀ májẹ̀mú méjèèjì nù májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni ìdínú kọlọ̀ngọ́ yọ̀nda fẹ́ni tó fẹ́ sípẹ̀ ọ̀kan lè máa sípẹ̀ àbíkó béèrè pé sọ́lọ̀ ń gbà mí láyè kí ń ṣe rú ìpẹ̀ báyìí ọkọ̀nù illa min ba'di an ya'dhana Allah man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ọ wà wo ẹni ọfẹ́ sí pẹ̀ẹ̀rẹ̀ sọ́lọ́run yọ́nú sí ọyọ́nú sí irú rẹ̀ kéyàn ó sí pẹ̀ẹ̀rẹ̀ májẹ̀mú kejì ní ohun ibi eléyìí làwọn àlfáà ti mú pé generally àìsípẹ̀ kèfèrí لأن الله لا يرضى بالكفر ولا يرضى عن الكافر قلوا sì ní ìpẹ̀ kó tó wọlé lọ́dọ̀ tòun illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u ọlọ́run èé dunnú sí ẹni tí ń ṣe kèfèrí sí, ẹni ọ́sà ìmóre sọ́lọ́run. Láwọn àfáà fi mọ̀ pé kò ọ̀nà bí tí pẹ̀ sí fi lè tọ́ sí gíní, tó fi lè tọ́ sí kèfèrí káàsọ̀tá ní pẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti alìkìyàmá kèfèrí ọmọ ulẹ̀ tán rẹ̀ kò lè ṣe gíní kò lè lẹ́tọ̀ sí orí pé májẹ̀mú rẹ̀ ní pé wà yárùdọ̀ ay yárùdọ̀lọ́hù anil anil bọ́yá padà kàmbì náà àbí bọ́yá padà mọ́ kàmbò mi onípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam a ti sọ̀rọ̀ ń pa ṣàfáà al'udhma al-kubra ṣàfáà tó ipá nẹ́bì lọ́lọ́n tọ́jú ẹ̀ fún lálìkìyàmá níjọ́ tí gbogbo ọmọ nẹ́bì adamu ọlọ́ọ̀bá bàbá wa adam tí ó lóhun ọ̀lágbárẹ̀ alọ́ọ̀bá bàbá wa ibrahim annabi musa annabi gbogbo àwọn annabi ọlọ́run bàbá wá dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi o ni ana laha ana laha ìmìnà lọ́lọ́n tójú ẹ̀ fún òun là annabi fi ní bí a bá pẹ̀rún tán ma tọrọ fún pé wà ba'athu maqaman mahmuda annabi náà ṣe májẹ̀mú ń bẹ̀rún pé bọ́ bá fẹ́ tọ́ sí pẹ̀ lọ́hun pípé lọ́gbọ́dọ̀ wí àdúà yìí bọ́bá fẹ́ tọ́ sí ni kannabi ó sì pẹ̀hún lálìkìyàmà ibi tàà wá ń lọ bẹ̀yẹn ni pé annabi tí ó ti mọ̀ sọ́lọ̀m tọ́lọ̀n ti fi hàn pé tí ń pé ana láhà èmi náà lọ́lọ́n lóhun kọjú ẹ̀ síbẹ̀ náà annabi ò ní bẹ̀rẹ̀ kọ́kàn máa wá sí pẹ̀ yọ́ kọ́kọ́ hadithi bẹ́ annabi ní wà lọ forí kanlẹ̀ lábẹ́ àlẹ́ ara sí fún ìgbà tẹ́mi náà mà ńgbàtọ́lọ̀ ń bá tó yọ̀nda ní ó tó pé gbèrí òkè ọlọ́run sẹsẹ̀ wá sọ fún pé ẹṣfà tó ṣàfà ẹṣfà nísìn yìí máa sì pẹ̀ àgbà lẹ́yìn àìmọye ìgbà tàbí ó fi wà lórí kíni lórí ìfẹ̀rí kalẹ̀ ń bèèrè kínú وقوله تعالى قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما لهم منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له آية إن آية تي أولون في أوفيسان وإن يولون بأن يوقبه ó sì fi tú àṣírí gbogbo ẹn tí ń bá ń sásá bẹ́ẹ̀ ká ẹmọ̀tí ibi ò bábá léyàn ń sásá bẹ́ẹ̀ gíní ń sásá bẹ́ẹ̀ ìka ìyẹn ni pé in tí ó bòyàn lèyàn ń gbé kọ́kọ́ bà ń gbogbo rọ́ ọlọ́n janu aya lọ́nà wo ọlọ́n ní gbogbo ẹni tí ń pe ẹnìkan lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí lẹ́yìn ọlọ́run kí ló sún ọdé bẹ́ ọlọ́run wá ń tó nínú ilmu usulil fiqhi a ń pè kí níkan ní asaburu wa taksim asaburu wa taksim àwọn alfáà bí wọ́n bá fẹ́ gbé làkáyẹ ni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ yé wọ́n bá fẹ́ gbé làkáyẹ kalẹ̀ wọ́n wà ṣe kí ni asaburu wa taksim yọ́dá yá fún ọ ní gbogbo possibilities gbogbo kí ni gbogbo bọ́lá kẹ possibilities ní Yorùbá hmm? gbogbo n tó ṣeéṣe pé ọmọ ah, ṣeéṣe báyìí ọmọ ṣeéṣe báyìí ọkalẹ̀ wọ́n ma wá wógilé lọ́kọ̀ọ̀kan torí àkọ́kọ́ hùn <laughs> ọkàn dàbí ipò ṣeéṣe láàká ìrẹ́ ni kò ṣeéṣe ìdíni wọ́n wà wọ́gilé wọ́gilé títí tí ó fi kú nǹkan kẹyọ kan náà ló ṣeéṣe kò sí nǹkan mi àmọ́sẹ̀mọ̀ tí wọ́n bá kọ́ wí pé nǹkan tó ṣeéṣe ni ó lè ká ah, ìyẹn báyìí kọ́ irú ẹ̀ náà lọ́lọ́run ṣe fún wa ń bí pé kíyàn náà ronú gbogbo tí ń ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run kí ló sún ọdé bẹ́ kúlùdán ọlọ́dí na zaamtun min dún níláhì láyàm lè kúnà mithkola dharratin àkọ́kọ́ nù ẹ̀tìmọ́lù alákọ̀ọ́kọ́ possibility alákọ̀ọ́kọ́ ó ní kí wọ́n bí ọ pé èése tí à ń rí nídìí igi nídìí odò nídìí gbáà yàm lè mithkola dharratin dára pìsàmàwátí wàlá ẹ̀kan fojú wa àwọn odò yìí ni o ìpín báyìí ni tí wọ́n ń sánmọ́ <laughs> inú sánmọ́ àwọn ni wọ́n ní kejì àbí wọ́n ní kẹrin kò lè wíyíun àbí fil ardi àbí kọ́dà lórí ilẹ̀ iná pé in tí wọ́n nìní lórí ilẹ̀ orí kan tọ́ka sí igi igi tí èyàn lè gé jẹ́ odò tí wọ́n fọ̀gbẹ́ fọ́tọ̀ sí wọ́n tún lóhun ní búnyàn lọ́mọ àkọ́kọ́ possibility òun ó wà nullified la yamlikuna mithqala dharra ọlọ́run ní mithqala dharra sẹ́mọ̀n tí ń jẹ́ dharra dharra ni tó kéré jù tí ò sí tó kéré tó ọ̀nà ń pè ní atom lédé òyìnbó Lárúbá náà máa lò pé in tó kéré jù tí ò sí gíní wọn ò ní wọn ni ní bí sánmà ti tóun bí ilẹ̀ ti tó yìí in tó mọ bí gbígbà tó mi bá kán sí ní ugbó odò wọn ò ní kílẹ̀ ń sìn wọ́n sí ẹmọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá ní kílà káàrí ó tètè wálé yóò sì mẹ́bẹ̀gbà ah, lóòtọ́ ni kí ni kí n wàhálà ẹnìnà ni mo fi ní gbogbo ọ̀nà lọ́lọ́run kójọ síbí ẹni ọlọ́run bá fẹ́ fọ́nàmà ẹni ọba gbọ́ àyà yìí ẹnìkan ní lọ pẹ nìkan lẹ́yìn ọlọ́run mọ́ kọ́lá kò ní pé wòlíì àbí pé àfáà kan lẹ́yìn ọlọ́run kọ́lá kò ní pé ànábì ọlọ́run torí pé gbogbo ohun téèyàn fi dì sáàbù ká pé èèyàn lọ́lọ́ ní òsì àkọ́kọ́ ni pé kò sí ẹni ó lè kílèmù pé nǹkan kan tá ń pè òun àtọ́lọ́run ni wọ́n jọ sí àsánmà àbí wọ́n jọ sí à ilẹ̀ kò sí ọ̀dà bàbá kò ń bí wà máa àbíbẹ̀ bá tiẹ̀ wá pé wọ́n ní sánmà alákọ̀ọ́kọ́ àbí wọ́n ní lẹ́lẹ́ kejì àbí wọ́n ní àwọn òkè àbí kódà àwọn kí wọ́n ọ̀dá kan ní lóòtọ́ àmọ́ wọ́n pẹ̀lú ọlọ́run wọ́n jọ wàlẹ̀ ya dùbìlà ṣíríkún yẹn ni pé sẹ́mọ̀túnmọ̀ rẹ̀ pátínà wọ́n jẹ́ ni èyí wọn ọ̀gbà ẹnu ẹ̀dá kan náà ọlọ́run ọ̀lẹ́nìkan tó ké sí nínú gbogbo tẹ́ǹsìn yìí pé dákun bá mú níkan díẹ̀ mẹ́rin kí n fi kún tí mo fẹ́ dá yìí kọ́dà ìwọ gan ńgbà tí ó dá ọ kò béèrè nǹkankan lọ́wọ́ ẹnìkankan ma lahum fihi ma min shirku wọn ò dá ní wọn ò sì wà pé wọ́n wá jọ ní wọ́n jọ kí ní possibility ẹlẹ́ẹ̀kẹta tó ń làákà ìfilé pé ìtààfin ah, sìn wọ́n ni ah, ìdí tààfin pè wọ́n ni lẹ́yìn ọlọ́run olúwa ni wà máa láhù mẹ́nuhun mẹ́ngọ̀hìrì ẹ̀ tún lè kílèmù pé a ah, wọn ò ní nǹkankan lóòtọ́ àwọn náà máa kọ́dà àwọn èsẹ̀ pátínà ọlọ́run a máa rí gbọ́ pé ní ọlọ́run nídìí wọn ìmá ké sí wọn kò sí ẹ̀dá kan tọ́lọ́un néèdì ẹ̀dá tí ń mé bẹ̀lẹ̀ yìí tí ò mé ẹ̀dá tí ń mé ọlọ́run ò nídìí ẹ̀ bẹ̀lẹ̀ gíní bẹ̀lẹ̀ jamad bọ́rọ̀ gidi tọ́wà lójú kan mẹ́lẹ̀hú minhum min zahir ọlọ́run ò lólùràn lọ́wọ́ kan nínú àwọn tẹ́ ń lọ pè yìí igi àti èèyàn àtàfáà ọlọ́run ò ní olùrànlọ́wọ́ kan nínú ẹ̀dá rẹ̀ ọdí mélòó ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ayé ọ̀bá sí òun làkẹ́ ọmọ kékeré ló tún wá kú ọlọ́run ló tún kù kan bọ́yá yíò ní o lè fẹ́ gbowó mọ́ pé ọdá bí ọ̀bá ti ẹ̀ ní gbogbo eléyìí wala ní nǹkankan agbọ́pẹ́ wọn ọlọ́run lọ́wọ́ agbọ́pẹ́ wọn èèyàn ṣe alábàání ọlọ́run àmọ́ wọn sì pẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run o rẹ̀ tí ń bẹ lórí àwọn kèfèrí jọun lè yóò kọ́ rìbú náà ilallahi zulfa àwọn àbújálẹ̀ àbúlàábí gbà pé àwọn èrè wọ̀nyí báwọn bá tanra àwọn lókù ẹ̀sọ́lọ́run àmẹ́wò bòmí tí ṣètọ́ nígbà wọlé ni pé àwọn ilé ilé súnyàn mọ́lọ́n <laughs> wọ́n ọlọ́run ọlọ́run ní yíò náà wọ́k lórí tí ò fi wọ́kù látán fàáru ṣàfáàtù ẹ̀ndàhú ilẹ̀ liman adìnà ẹnìkan ò tó kọ́ wá sí pẹ̀lú wájú ọlọ́run àfẹ́ni ọba yọ̀nda fún ẹnìkan ò tó láti wá bọ́ sí wájú ọlọ́run ẹ́ àyàfẹ́ni jíkíní àyàfẹ́ni tó ń bá yọ̀nda fún torí náà làwọn alfáà máa pé irú ayà yìí ẹni ọlọ́run bá nílò kẹ́yìn ó ké fún bílákà rẹ̀ bá tutù pàtàkì jùlọ ẹni tó tí ọ bọ́nú síríkù ìpe nǹkan mí ìse nǹkan mí lẹ́yìn ọlọ́run pé já tí ẹ̀ pa ọ̀rọ̀ tíráti kí ló dé kí ló rò pé <laughs> ó gẹ́ ní bí kí ní igi tẹ́ dúnwájú rẹ̀ àbódò yìí sí ó ní nǹkankan nú sánmà àtílẹ̀ àbóhun àtọ́lọ́run kò sí lé bá yín bẹ̀bẹ̀ wájú ọlọ́run tọ́rẹ́ ni tọ́lọ́run ọba ní tí ó gba àṣàfáà rẹ̀ àbí kọ́ yọnú sí kọ́ yọnú sẹ́ tí wọ́n sì pẹ̀ ó sì yọ̀nda fún kíni tó fẹ́ sí pẹ̀ èèyàn kọ́lá abúlà abbas abúlà abbas sọ báyìí ta ní jẹ́ abúlà abbas bàbá abbas hmm? ahsantu ahmad ibn taymiyyah rahimahullah Ibn Taymiyyah Ibn Taymiyyah àtẹ́ ń gbọ́ta ń gbín gbogbo ìgbà ni òun náà wọn àdàpé rẹ̀ alàjẹ́ rẹ̀ ní pé gíní Abul Abbas ọkọ̀ Ibn Taymiyyah ànà Abu al-Abbas rahimahullahu ta'ala Ibn Taymiyyah àná èso ọkọ̀ rẹ̀ alàjẹ́ mi tún lélẹ́yìn náà bàbá Abbas ọmọ ọmọ Taymiyyah àjẹ́gẹ́bìyàn bá jẹ́ méjèèjì náà kò burú bọ̀jábù ọjẹ́ ibùnú àmẹ́rí tó burú tó ti wà rampart nísìn láàrin ẹ̀yìn káàsọ̀ tánà alùsúnnà òun ni kí àwọ́ ma pọkọ rẹ̀ lábú àwọn àbú àwọn àbú bọ́bá pé àbú ọmọ rẹ̀ ní pé àbú kíní àbú abul abbas hmm. àbú abdullahi àmọ́ àwọn àbú àwọn àbú torí tún ma ábù lédè lárúbá ni bàbá ọkọ ẹni èsì ìse èsẹ̀ bàbá ẹni ẹmọ pé délẹ̀ àbú kọ́dẹ̀ lómí ti rò pé tún ma àbú lédè lárúbá ni ọkọ kò rí bẹ́ zaújù ọkọ ẹlẹ̀ máa pé àwọn zaújù àwọn zaújù wa èyí wọn ṣe nǹkankan àmá àwọn àbú okùdí ẹ̀ka àtò àwọn àbú àbú àwọn abu al-abbas kò sí tó burú mẹ́ gẹ́gẹ́ bá ti rí nísìn ibn taymiya kí ni abu ti ẹ̀ abu al-abbas abu al-abbas bákan náà a tún rí pé ibùnù ibùnù bẹ́yàn bá jẹ́ bàbá abbas ó lè máa jẹ́ ọmọ ọ̀nà ibn taymiya fi ń jẹ́ ibùnù taymiya bí kẹrin òun ni tẹ́míà jẹ́ òun ló fi jẹ́ pé ní ó kọ Sheikhul Islam ibn tẹ́míà lẹ́kùn rẹ́rẹ́ kí ló kọ ẹ̀ Ahmad ibn Abdul Halim ibn Abdul Salam ibn tẹ́míà rahimahullah àmọ́ kò ṣe nǹkan kan àti wí several ń bí pé lópin ìgbà tó bá ṣe pé bàbá bàbá bàbá lèyàn ń tọ́ lọ ẹ lè fi ọmọ pé bàbá rẹ̀ bí títà ní ahmadu ibn hanbal alimamu ahmad ó kọ tí ẹ̀ náà ni ahmadu ibn muhammadi ibn ibn muhammadin ibn hanbal ibn taymi àtún jìnà jù yíò lọ ahmadu ibn abdul halim ibn abdul salam ibn taymiyyat al-harrani rahimahullahu ta'ala torí na lọ bá súnnà mu abúlà àbáṣì ti ibn Taymiyyah ń jẹ́ ibn Taymiyyah bí ọmọ tí ń jẹ́ àbáṣì o èyí náà ṣe nǹkankan torẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nísìn láti secondary ní ti ń jẹ́ ábù kìnníkan kọ̀ láìfí bọ́bá ipé tó wù ọ́nù kìí dandan pé o ṣe ń jẹ́ àbú ti bí mọ́ ní kò nídì tafá ulan èyàn lè pẹ̀lú ògbọ́ ọlọ́run bá bí mọ́ ti ń sọ ní kọ́rà bí ó sì dàgbà tí ò bí kò sí nǹkankan pé kọ̀wá tán náà ni òbí un ìsìn tí ń jẹ́ ábù láti kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ìwọ̀n tó ń tàà bú yàn sí wọn làwọn àwọn ọlọ́run fàpẹẹrẹ lélẹ̀ fún wọn àwọn tó dájú wá lọ fífí Ibn Taymiyyah ní ò bímọ rahimahullahu ta'ala gbogbo ọlọ́run ti kẹ Ibn Taymiyyah tó ọlọ́run ò mọ́ lọ́mà rahmatullahi alayhi àmọ́ gbogbo wa nísìn jẹbọ́mọ ju <laughs> ẹni ó ṣe gíní ẹni ó bí biological child lọ bó ti rínú àmọ́ tí ń sọ ni pé èyàn lè máa jẹ́ ààbò kẹ́ni kan kọ́dà bí ò bí ọmọ ìyá ńlá wa Aisha radiyallahu anha radiyallahu ta'ala anha wa ardaha ummi wa ummi wa ummul mu'minin ìyá tèmi ni ìyá ti ẹni àmọ́ ìyá ńlá wa Aisha ò ní ẹni biological child táàpọ̀ mọ̀ tèèyàn bí ni síbẹ̀ náà kí ló kì ti ìyá ńlá wa Aisha hmm? Ummu Abdillah torí náà èyí wọn ò ṣe nǹkankan Abul Abbas ay ibnu Taymiyyata rahimahullahu ta'ala qala Abul Abbas ibnu Taymiyyah fẹ́ ṣe sharuhu ayata kàtán yìí nafa Allahu amma siwa kullama yata'allaqu bihi mushrikun wọ́n nínú ayà àtẹ̀rí ta kàtán yìí gbogbo ń táwọn ẹlẹ́bọ lè fẹ́ ṣe gíní tí wọ́n lè fẹ́ diwọ́ mọ́ ọlọ́run yanjú gbogbo ẹ̀ wọ́n bá ṣubú yakata òní mo ní gbígbà tí yàn ń sásábẹ́ kíní ń sásábẹ́ ẹ̀ka ló kù níbi ọ̀rọ̀ ẹbọ torí pé Ibn Taymiyyah tún fàbáyàna annaha la tanfa'u illa liman adhina lahu ar-rabb níta wí náà ni Ibn Taymiyyah tún wí bí pé gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́ ní ò sí ẹ̀ní ẹ̀gbọ́lọ̀ ní ẹ̀gbọ́lùràn lọ́wọ́ fọ́lọ́run ẹ̀ sì lè gba sàyàgbàǹgbẹ́ pẹ́ sí pẹ́ nìkan tọ́lọ́run ọ̀yọ̀ǹda torí náà kí ló kù tẹ́yàn ń lọ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run فبين أنها لا تنفع إلا لمن أذن له الرب كما قال عز وجل ولا يشفعون إلا لمن ارتضى إنه عيامي آية تنجاري مجمو كجتاوي رضا الله عن المشفوع له ألان نمو نسيك بي عمتو ويون دافن ونسيك بي نكان آيا بكني آيا فنتون با يونسي فهذه الشفاعة التي يظنها المشركون hiya muntafiyatun yawmal qiyamah torí náà Ibn Taymiyyah ní gbogbo ìta àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah sí lélé yóò sí continue gbogbo tí àwọn ẹlẹ́bọ mara kan pé bí gbogbo ẹbá ti ẹ̀bọ́ yányán wọ́n sá sí pẹ̀wà olúwa ní ò sí iná kò sí tọ́jọ bẹ́ẹ̀ kama nafaha al wa akhbara an-nabiyyu sallallahu alayhi wa sallam annahu ya'ti fayasjudu li rabbihi wa yahmuduhu la yabda'u bish-shafa'ati awwala hadithu tí mo wí fún ilẹ̀ kan ni sheikhul islam ń wí fún wa yìí pé kódà nabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ ọgbà láyé kó sípẹ̀ òun náà kàn ní ṣe gìrì kọ́ máa ṣe kíní kọ́ máa sì pẹ́ yóò tọrọ yọ̀nda yasjudu li rabbi annabi ó forí kalẹ̀ yahmaduhu yóò dúpẹ́ fọ́lọ́run yóò yìn kódà nù riwaya kan nínú hadith annabi ni ọlọ́run ó wá ṣílẹ̀kùn fún mi àwọn ẹ̀yìn tí mọ̀ ńgbà mọ̀ wà láyé kí n fi yẹ̀ ń jọun kò tó di pọ́lọ̀ wá pé ọya máa sì pẹ̀ torí náà fún ma yóò kọlù láhú ẹrùfà ara sáp lẹ́yìn tàn náà bá se gbogbo eléyìí lolúwọ́ sọ fún pé gbé orí sókè báyìí wọ̀kúl bọ́ bá sí pẹ̀ nísìn àgbà ìpẹ̀ náà ọ̀rọ̀ Ibn Taymiyyah náà sì ní fákàrà tó tẹ̀lé yìí wa qala lahu Abu Hurairah Ibn Taymiyyah tún ra wá létí hadithi mi pé Abu Hurairah radiyallahu anhu ọ̀gá wa ni ọ̀gá wa ńláńlá Abu Hurairah ọlọ́nkọ́ mọ́sá sàlékún yọnu rẹ̀ fún gbogbo ń tọ́ tọ́ sí gbogbo ọ̀tá Abu Hurairah ọlọ́nkọ́ bá jọ tọ́ sí wọn ọsàlékún kẹ́ àtàánú rẹ̀ fábú horera tí gbogbo àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam Abu Huraira ló gba hadithi wá pé òun bi annabi pé man as'adun nasi bi shafa'atika ta ni ó soríire jùlọ ń pa àpẹ̀ wa annabi ẹ̀rì parí pé àwọn ọ̀nà sì pẹ́ pọ̀ Abu Huraira wá béèrè pé man qala la ilaha illallah khalisan min qalbihi ẹni tí ó gèrè ìpẹ̀ ìmí ànẹ́bì lọ́hun lálkìyàmà òun lẹni tó ní la ilaha illallah kọ́dà la ilaha illallah rẹ̀ yíè wá sí kíní kèése tí ẹnu nìkan khalisan min qalbi tọ́dọ́kẹ̀ bẹ́ẹ̀ ẹni pé tó fún ọlọ́run ọba ọlọ́nkọ́ masá ka èmì àtẹ̀yìnà ọlọ́nkọ́ kàwà kúnnà wọn fatilka shafa'atu li ahli al-ikhlas bi ibnillah eléyìí ni ìṣẹ̀pẹ̀ tí ó máa wà fún àwọn tí ó bá fún ẹ̀sìn wọn mọ́ fún ọlọ́run àwọn ni ahlu tawhid tọ́ kò ní tọ́ sí gbogbo ẹni ọba mú nǹkan míì pọ̀mọ́ ọlọ́run tó pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó sì nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí tá ń pè ní aṣíríkù billahi azza wa jal ẹbí iná aládù olóni insha ọ̀rọ̀ ibn tẹ́mí à sí continue but fún àǹfààní àwa tulabul ilmi ọ̀rọ̀ tí alimamu muhammadu abdullahi bin kó yìí nínú tíra ńláńlá ní tíra ibn Taymiyyah àtàpẹ ní kìtàbù al-iman ibẹ̀ ló wà kìtàbù al-iman al-imam ibn Taymiyyah ní tíra àtàpẹ ní kìtàbù al-iman al-akbar wa kìtàbù al-iman al-awsat eléyìí nínú kìtàbù al-iman al-akbar ló wọ́n ti dá kìtàbù al-iman yìí tẹ̀ lọ́tọ̀ pẹ̀pẹ̀ gbogbo tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ imani ni al-imam ibn Taymiyyah ni wọ́n kójọ síbẹ̀ ẹni ọlọ́run bá ní kí kó nílé ẹni ọba sì ní tíra àwọn tánpẹ̀ ní Majmu' al-Fatawa gbogbo tíra Ibn Taymiyyah lọ́fẹ́ ti wà nínú Majmu' al irú Kitabul Iman mujalladu ẹlẹ́ẹ̀keje the whole volume ẹlẹ́ẹ̀keje ẹ̀rì tí wọ́n ti kọ sẹ́yìn rẹ̀ pé al-Iman òun ni Kitabul Iman al-Akbar wa Kitabul Iman al-Awsat kilahuma rahimahullahu eh, ta'ala ọlọ́nkọ́ masá ṣe àlékún eh, ìkẹ́ rẹ̀ fún Ibn Taymiyyah àwọn alfáà tí ó jẹ́ káwọ gbọ́rọ̀ ẹ̀sìn yé lónìí àti Ibn Taymiyyah àti gbogbo àwọn tó kù náà àtàwọn tó lọ àtàwọn tí ń bẹ lónìí náà ọlọ́nkọ́ masá san wọ́n lẹ́san dáadáa lórí ìgbìyànjú wọn láti jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run kọrọrùn láti gbọ́yé láti ṣe ń tọ́lọ́run fẹ́ ká àlà ọlọ́nkọ́ masá san dáadáa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين pẹ́ nù. gbogbo ẹ̀rẹ́ lè yọ́ máa ṣe ọlọ́sí bá pé mẹ́wàá Ìwọ̀sọ̀látò sálámù ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Àkọ́kọ́ béèrè tàà fà béèrè àti ìyànjú rẹ̀, bọ́yá fà pẹ́ àbí bọ́yá ẹ̀gbọ́. In tí mo wí náà nù, ara common mistakes táwọn èèyàn ń ṣe lónìí, ṣẹ́rí lè yìí tí yà fà wí ẹ̀mọ́ tọ́fà, lọ́fà, Eji kọ̀mpútà ta wà òun gán tún dáké wúrú sí ọ jẹ́ kíkéwọ́ rọrùn ni o ń kálukú náà fi ń rò pé mìíràn ti yọ akéde iná ana bá ti ra maktaba shamila táà sí ń gúgú ààrẹ lọ́fà ń tààfà wì sẹ́rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àti ń tẹ tíra nísìn wọn ò ṣe wàhálà bí ti jọ òun mọ́ àwọn prógrámù ti wà sáti pé sí àyà yìí ni Ibrahim àwí yọ́kàn sí kílẹ̀ mọ́ pé ẹ́ cut and sẹwà rọ́pọ̀lọpọ̀ cut and paste yìí àwọn ẹkọ́ ti ìdajì ayá tó ti òwọ́n kàn kọ́ ti gbogbo kíni gbogbo ayá àfọ́ òsì nídi wọn ọ̀kọ́ délẹ̀ wọ́n mọ́ tí ó dé táwọn òfi ṣe kíni lẹ́fi ní gbogbo ayá tí wọn parí bí èyí táwà ń ké sáàrí wọ́n náà wọ́n kàn parí ẹ̀yìn iná láàbí kìlọ̀ fúnra wa pé kọ̀dá kò sínú ẹ̀kọ́ fún tó lábẹ̀lẹ̀ ilmi àwọn tí máa dánwò àwọn nùsáàkù jọun àwọn náà làwọn kọ̀mpútà kò níná ẹ̀ ní fi gbà yín mọ́ràn gbogbo ẹni tí ó bá ń gbé nǹkan fún èèyàn pé bá tẹ̀ tán tún nǹkan rẹ̀ kà èyí tí ọba ti lékún tó gbé fún ó lè tètè ó lè tètè sàtúnṣe rẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọkàn ẹ̀rin ni ìbéèrè tó se pàtàkì ni alfáà ní àwọn gbọ́ nísìn pé mẹ́ẹ̀ bá fẹ́ ká nẹ́bí ó sì pẹ̀ wọn o sallallahu alaihi wasallam gbogbo ìgbà tí ó bá gbọ́ tí muadinu bá pẹ̀ wọn anẹ́bí ní ó ṣàdúà fún kọ́ tí allahumma rabba da'wati tamma tamma gbogbo ẹ̀ náà sẹ́mọ̀ pé láyé lónìí speaker yóò jẹ kí àfọ́ gbọ́ gbogbo ẹ̀ tó bá ìpé jọun ní irú béèrè yóò ní nídì torí èyàn ní gbọ́ ìtọ́ bá ti jìnà sí gbogbo ẹ̀ náà lèyàn ma wá ṣe ní àbíbíyàn bá ti ṣe kan ọpa ti masala kalele yìí nínú inú ilmu usulul fiqh náà ni ọ̀rọ̀ ń wáyé púpọ̀ lẹ́jọ́ mẹ́ta ń pa usulul fiqh torípò ní àsáàsù sharia gbogbo ẹn tí ń ṣe fàtíwá tí ọmọ òṣòlù fíkí yọ́ sọ àwọn èèyàn nù jìnnà jìnnà masala òṣòlíyà ni èyídẹ̀wì òun làwọn alfa kan ìdá òṣòlíyà ni pé hal yaktadil amuru takrar hal yaktadil amuru at-takrar masala ńláńlá tí wọ́n ṣe bá sù rẹ̀ ni pé idha warada al bá sẹ̀kan bá dé ọlọ́run ní àṣẹ báyìí àbánẹ́bì ní àṣẹ báyìí haliyaktadi atakrar ìjọ necessitate repetition ìwé ìtàbà bèèrè pé ah, wọ́n ti pèrún ànẹ́bì ní ìsàdúrà mo sì ti ṣe eléyìí náà bá tún bẹ̀rẹ̀ ẹ̀rùn ó tún pè jẹ́ náà se ń tún máa se mí ni ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ wá sọ mẹ́ àrínú wọn tí wọ́n ní náà gbogbo ògbà tí amúrù bá ń wá yàktẹ́dí yàktẹ́dí àtàkàràrù kọ̀bá jẹ́ mọ́sálásí mẹ́wàá a sì ráwọn ní mímọ̀ tí wọ́n ní àà in ti ń jẹ amúrù bíyàn bá ti mú wá lẹ́ẹ̀kan àfi bí kíni bí amúrù rú omi bá tún wá lókù àmẹ́rù amúrù ni èyàn ti ẹ́ ó ti mú yùn wánu bọ̀tẹ̀ yí tí ó dá ni pé bí ọ̀rọ̀ bá rí báyìí òun ni pé kéyàn owó bo ni mọ́síláhà tó ń wà bẹ́yàn bá ṣe àdúà fà nẹ́bì lẹ́ẹ̀mejì kìí sẹgbẹ́ ni ó sàdúà fà nẹ́bì lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀kan o kọ́kọ́ kéyìn wọ́n dá wa lójú àti adúó pẹ̀lú yàktádì takrar àbá níkọ̀ yàktádì ó ní sàdúà fà nẹ́bì lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀mẹ́wàá kí ládàrí ó ṣe ìbáròyé náà lè yọ́ ma ṣe tẹ́lẹ̀ bẹ́yẹn bá ṣe yíò tátọ́ gbọ́ tí wọ́n pè ń bò mí àfá ẹ̀tuntun ṣe bẹ́ẹ̀ bá wá ṣe débi tí ọ̀sáyè máa bí ẹ̀rídíwọ́ mi inṣá Allah kò sí nǹkankan tí tẹ kó sí inú ẹsẹ̀ àmẹ́ ìtọ́ da ni pé kí yíò wo mọ́síláhà pé jẹ́ ìṣe tí ó kó mi ọkó inú kíni inú àbí wọ́n wí kọ̀sẹ́ ni tí ó pé òṣèṣe méjì kọ̀sí àfá tí ó pé èṣe bó ti ebi ó ti dá mọ̀ádínú tẹ̀kan lóhun èṣe tó tún dá eléyìí lóhun kọ̀sẹ́ ni tí ó wí bẹ́ẹ̀ torí náà eléyìí náà wọnú báàbù kíni kòrújan anilfila ọ̀dà púpọ̀ ká máa ṣe mọ̀rọ̀ àtàwọn nǹkan yìí mọ̀rántí nǹkan kan nísìnyí níjẹ ṣe jẹ́dógún mọ́ wá bí láàsì àbí ọtí tó jẹ́dógún ẹnìkan béèrè béèrè kan bọ́yá àfáà náà ni ẹ̀yìn náà lẹ́kọ́ béèrè béèrè yàn wípé ẹni tí ń bá ń ṣe protesti àbọ́rọ̀ òrùjù kọ́dà ń gbà tí jazakallahu khairan àwọn bàbá dáadáa Sheikhuna Sheikh Najmuddin lẹ́kọ̀ọ́ wọ́n pè mí ìpé wọ́n ní àwọn kan mọ̀ pé mo wí kíní gẹ̀mùdá kí mo wí ẹ lọ gbọ́ mo wá bí wọ́n láwọn ti gbọ́ <laughs> àwọn òsìrí nkankan mẹ́ <laughs> àmọ́ dókítọ̀ tọ́mọ yunifásitì bá bí ẹ́ sí ń wí fún mi náà nù yunifásitì bá ń bọ́mọ primary sọ̀rọ̀ <laughs> àbíkọ́ wá kíní kọwà lẹ́vù rẹ̀ bàbá nítorí bí ọmọ yúnivẹ́sì bá ní yọ nọ́mbà ńláńlá kò nù nọ́mbà kéèké sẹ́wọ̀n kí bàbá ṣégun àjìmúdí ma máa sì púpọ̀ ẹ̀mà he had BSc economics òun lẹ́ẹ̀ fi ní rí dáun dáun ránran lọ́rin àwọn onímímọ̀ àwọn he had BSc economics àwọn àti ọba Kano lónìí èmi àsànú sí méjì ni wọ́n àjọsí economics ni bàbá ní torí pé ọmọ university bá ní kí ọmọ university kọmọ primary ọ̀yọ́ nọ́mbà ńlá kò nù nọ́mbà kéèké wọ́n ní kí ní ó wí òní ẹ̀tí ẹ̀mọ́ máa sì <laughs> bẹ́ẹ̀ òun ni ọmọ máa sì mọ́ wá sàdéhùn fún wọn ni mọ́ rántí nìsìn mọ́ sàdéhùn kan fún wọn pé kí ń dákùn kí ń wáyé kí ń sàlàyé àmá tí mo wí àwọn gbọ́ òsìsí nǹkan kan bẹ́ tí ọ̀ dá <laughs> èmi náà wá unnecessitate kí wá pé kí wọ́n fún mi kínú kémi náà tún gbọ́ pé kí ni mo wí gan <laughs> gbogbo ń bẹ bá dìde ẹgbẹ́ ládẹ́hùn fún mi pẹ́ tún gbọ́ in mo wí mo ní alùsúnnè gba ìjọba kò sínú mẹ́rin àmẹ́rin àjọ alùsúnnà ká máa sí kíni ẹmọ ẹsẹ̀ kòrójù àmọ́ protest lè mọ́ ó lè mọ́ ó lè mọ́ tún máa kòrójù bàbá ní ó lè kíni tó máa kéjì bẹ́yàn bá wí fún ọmọ Yorùbá pé ó lè mọ́ kíni tó máa rẹ̀ hmm? àbí Yorùbá ní sọ <laughs> bí bá ní nǹkankan lè mọ́ tún máa kòrójù ìtúnmẹ̀ mo rò pé ni tó gbọ́rọ̀ mi yé ní ń bá sọ̀rọ̀ ni kò nídìí ìṣẹ̀ṣẹ̀ wá sọ pé ó sì lé èyàn sọ àwọn èèyàn dòpò nínú mẹ́rin bá ń sọ̀rọ̀ dé lẹ́bùn pé ah, àfikín tún fi kún pé ó sì lé mo sì gbà pẹ́ yìn ẹ̀yìn o àwọn ń fi tínà àwọn àwọn èè wá wà sí gbogbo ń wà sí wákàtí kààbọ̀tá sí jọun àwọn ní kòrò jù dáa ní gẹ́ protest ṣe kúrú jù ọjẹ́ tó yí ọmọ òkúrọ́ kan ní padà kọ lẹ́kọ̀ọ́ ọba bọ́rọ̀ rẹ̀ débẹ̀ òkúrọ́ ni wọ́n ń gbé wà sí kí <laughs> ẹ̀dàkùngbà tí a bá ń sọ Yorùbá tí èyàn gbọ́ wáyé ìdáyà alẹ́ tí ò gbọ́ ìtẹ́yàn wí Yorùbá yé èmi tí mo jẹ́ Yorùbá ní ọwà kiri mọ́lé ní ọmọ dátíráka ní olóhùn gbọ́yé ẹ̀rí pé fìtínà ni àmọ́ in tó rán mi léjì ilé tí tí ń ṣe yìí mọ àdéhùn tí mo gbé fún Sheikh Najimuddin Jazahullahu Khaira wọ́n rò pé àwọn ilẹ̀ ọdẹ̀ lọ́dọ̀ wọn ni pé káwọn ọfà àwọn náà mọ́ wọ́n rà pa mílẹ̀rin wọ́n láàzọ́ fún gbà ẹ̀ mọ̀gbánà mi ni Dr. Aláró ah ẹjẹ́ ń pè nísì <laughs> ní kúkúrú in tí mo wíhun náà ní tó ń wí nísì ahìlùsúnnà wàljama'a kò sínú manájú ahìlùsúnnà alhùrújú alalhùkà ká ma gbàjọba ya ma takòjọba kò sínú manájú ahìlùsúnnà kò sí ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn alùsúnnà náà ni hadithu ọ̀bádá ibn sọ́mìtín radiyallahu anhu kí ni ọ̀bádá wí ọlára tí a gbọ́ lẹ́nu annabi ta annabi bá wa sọ bá yá àná rasulallahi sallallahu alaihi wasallam alasami'i wa ta'a fi man shatina wa makarahina wa usrina wa yusrina wa atharatin alaina wa allanu nazi al'amra ahlahu

alayka bis-sam'i wat-ta'ah wa allā nunāzi'a al-amra ahlahu ká má gba ìjọba mẹ́ni tọ́lọ̀ ń gbé tó gbé ilé lọ́wọ́ ìtúnmẹ̀ ẹnu agbọ́lọ́n ti lóhun ní ọjá lọ́wọ́ ohun àìdù àìgbà níta nẹ́bí wínú sallallahu alaihi wasallam àwọn alùsúnnà fi dúó lórí pé ẹni ọba jẹ́ alùsúnnà o a ma wá dìtẹ̀ ìjọba opposition kò sínú manhaju ahàlùsùnà wàljàmà àyàfí káfíyàn náà kùn orísọ tẹ́lò mí ń sọ lónìí kọfà àyàfí sí mọ́ ahàlùsùnà takòjọba ahàlùsùnà ma takòjọba tó bá nídìí o ìgbẹ̀nà àdífi ọ̀bádà iná ìlà àntàràwó kòfúrọ́ bàwáhá yẹwà sí pé alùsúnlẹ̀ ìtàkùjọba ìjọ ìjọba bá takòtò ọlọ́run <laughs> ẹ́ ní kèfèrí àmìnàbíkà wà fòfin sí ànàbìtọ́lọ̀ ti ní ọkọ̀ mọ́ àwà àlúmọ̀ rẹ̀ pé ẹlòmí ọkàn gbúrò lásẹ́ ni pé wọ́n ní wọ́n wí nǹkan báyìí <laughs> irú èyí tá wí yóò bá tẹ́nìkan lọ tún tukutu yìí ọlọ́ni kó ànẹ́bì ní kó fúrán bà wá ha jí ọdá ọ lójú kọ́rà bí wọ́n bá léèyàn ṣe kèfèrí àfikọ́ jẹ́ kíkẹ́ ni kíkèfèrí wọn àgbà ìwà kèfèrí lélẹ̀ ìlòtọ̀ bá láṣẹ bá wà kèfèrí bẹ́ẹ̀ àkọ́dá kíni yẹjúùsù bá lè jíbú alkhurúdù alì àdísúnnànù bọ́ bá jẹ ká gbé nǹkan ẹ̀jà ká bárú rẹ̀ jà súnnà nẹ́bì ní ká bá jà ẹni tí ọba fi kòrójù ẹsẹ̀ mọ́nájà alùsúnnà àmá kòrójù ńgbà oní ọwáyé onímọ̀jẹ̀mù ṣékùná al'allama ibn bas rahimahullah bàbá ibn bas tẹ́ ma gbọ́ nìna àwọn alfa dáadáa ẹnu wọn mo ti nínú ọ̀dọ́ wọn mo ti sàǹfàní eléyìí àwọn ní gbogbo tùrútù yí a máa kẹnu tí rà pọ́pọ́ àmá lè kó sábẹ̀ méjì májẹ̀mú méjì náà ni wọ́n ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ tẹ́yìn ó fi ṣe kòrújù lórí ìjọba òun ni kó fúrọ́nì ọ̀fúran bà wà lápẹjú inú tó ti ṣẹlẹ̀ rí láfíríkà yìí ni tí olórí orílẹ̀-èdè kan ní <laughs> àwọn ní di agárin yóò ṣiṣẹ́ kọ̀ sáwẹ̀ lọ́dún yóò pé gbogbo ọkùnrin ẹnìkan gbọ́dọ̀ gbáwẹ́ ó olórí mùsùlùmí ìlú tí ń wí almost 100% muslim ni wọ́n Somalia là ń pè ní náà kúfúrú yíò tó ní di irun tí àbí tó bá jọbẹ́ kú fúrán bà wáhà tẹ́yàn kọ tọ́lọ́n tí ó wá fẹ́ gbẹ̀yìn náà pé ìtẹ́ máa se ní ẹ̀pá tọ́lọ́n tí májẹ̀mú alákọ̀ọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì bàbún báàzì ẹwà àwọn alfa pẹ̀lú dékọ̀tọ̀ listenberg pé bẹ́ẹ̀ bá wá rí kúfùrù bà wáhù yìí wàléìsàtí ìndàkún kúdùrà wàléìsàtí ìndàkún ẹ̀ẹ́jìyà kún kọ́dà bí yẹn bá rí kúfúrù bà wá hùnà ẹ̀ẹ́tùn wá wo pé ìjà lágbára torí pé kòrójù yóò wọnú báàbù kíni inkarul munkar in ta ń pè ní kòrójù yóò wọnú kíni ojú ọ̀nà táà fi kọntí ọ̀dá àwọn alfa àti jọ yé wa pé èyí kọntí ọ̀dá pé pé jọ wà rìsọ́tì sí inkarul munkar yóò burú ju munkaru tí yíwọ̀ lọ fẹ́ kọ̀lọ̀ torí náà àwọn bàbá Bombaz rahimahullah àwọn náà látọ̀ àwọn àfáàjọ́ bí wọ́n ti ń wé àwọn kan ṣe tàlìkìsù rẹ̀ wọ́n summarize pé májẹ̀mú méjèèjì yìí nìkan ni ahlùsúnnà fi ma rí pé á ẹ̀já tako ìjọba àbálàṣẹ àmọ́ tí ọba <laughs> ọmọ <laughs> pèèyàn pé ẹjá lọ gbàjọba ló fi wá nù hadithi ka nábi ni wa in ukhidha maluka eh wa julida dhaharuka kọ́rà bó kọ lówó jẹ kọ́rà bó sí ọmọ lálà lẹ́yìn tó ń lálásẹ ọ̀ gbọ́dọ̀ dà lúrú nítorí ń tọ́ báwọ̀ ní tí ìsìláàmù ń wí náà nù àmọ́ ìtí ọba dí pé ní ọwà dí pé yọ gbé lọ alọ́bí kúfúrú àkò débẹ̀ débẹ̀ bẹ́ẹ̀ ti sọ́dà lónìí òun bẹ́ẹ̀ kọ́ o ní ààlà o ní kíni ọlá ààlà tàà nẹ́bí gbé kalẹ̀ sallallahu alaihi wasallam tọ́yì kí là ń pè ní al-mudahara turgba àwọn alfáà ní al-hukmu ala <laughs> protesti kí ni tó máa protesti ẹ̀yin tẹ́ gbé ìbò ìfi ẹ̀húnú àhà thank you ẹ̀tí jẹ́ protesting kíyàn wá kí gbogbo ẹ̀rọ bá ti fi ẹ̀húnú hàn wọ́n rà ń gbà mí kèése ìjọba ni wọ́n fẹ̀ ẹ̀húnú hàn sí wọ́n sá ti fẹ̀ ẹ̀húnú hàn ẹ̀yọ̀ wọn kò nù súnà haba mbùlẹ̀ ń báyé lọ yìí inú mi jẹ́ wàá dún ẹni ni òun náà ìṣẹ̀lẹ̀kẹ́ṣẹlẹ̀ ní tẹ́nìkan nù yí náà sọ fún mi ní jò ní ní dákò ń tọ̀ ń kọ́ mọ́ bínú àmọ́ ọlọ́run ọfẹ́ já fi rí bí n tí ń wí ẹni ohun mọ́ níkọ́ bá ń ṣe nkankan ẹn tó súnmọ́ mi púpọ̀ yìí ya ibi mo ní kó wọn bá lọ àbí ní ní skú wọn àṣejù wọn pọ̀ àwọn ọmọ lọ lè kéwú bí wọ́n bá kò ní iléèwé ẹ̀dàkùn sí ìwọ̀n ọ̀dá iléèwé wá fi ago mẹ́rin sí làwọn lọ kó wọn tí wọ́n mọ̀ wọ ilé kéwú iléèwé wá fárígá pàfi kí wọ́n dago mẹ́rin àbọ̀ àgbáyé se ìtẹ́ kọ́ wọn láti látàárọ̀ wọ́n sì ti jáde gẹgbé wọn ìjáde àmọ́ ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá gbé ọmọ àbíkó dígíní àwọn ọmọ ti wá ìwé nìkan kí wọ́n kà wọ́n kéwú ẹni wọ́n náà bẹ́yà yóò ọláwọ̀ wá ní tó kù ní pé ìjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò gbogbo àwọn òbí táwọn ní ẹ̀mí pọ́mọ ó kéwì àwọn ọláwọ̀ ó protest ẹ̀yìn náà kó ní ṣúlọ́ nǹkan àbí èyí tó mọ̀ pọ̀ òun yínú torí kí làwọn wọ́n ṣe wàláì bó ti wí fún mọ́kàn rẹ́rin lórí fóònù wọn ọmọ ọmọdún mẹ́rin tí fórí pé à ah, wọ́n yọ kò nù inú alùsù nẹ̀fà ọlọ́run ó ṣàánú ẹni tí ó gbọ́ lángwéjì yé kí ló ń ṣe fàtíwá sí wọn mo bí ilẹ̀ náà dáhùn protest is, is an English word kìí sí bẹ̀rẹ̀ ọ̀bá kí <laughs> tíyàn wà mọ̀ nàzálà gbogbo hadithi kùrújù lórí gíní lórí protesti kọ bẹ̀rù ọlọ́run anẹ́bí òwí bẹ́ àpẹẹrẹ kanù pé jú jẹ́ tàbí jẹ́ rí lọ tẹ́ni òun wí fún mi kí ni protesti tí wọ́n ṣe wọ́n láwọn ò ní já wọn mọ́ lọ bí ìdánwò àmọ́ bí wọ́n bá ṣe báwọn lóòótọ́ iléèwé ò ní gbọ́n tí wọ́n ń wí kí ni ìdájọ́ mùdọ́hárà ọ̀tọ̀ àmọ́ ibi yẹn bá ti wá protesti ẹ́n ó ti kó nú gíní ó ti kó nú alùsúnnà ẹ̀bẹ̀rọ ọlọ́run ẹ̀bẹ̀rọ ọlọ́run àpẹẹrẹ mí tún bẹ tí irú ilé bí ọdún mélòó kan sẹ́yìn àwọn kan fà nẹ́bí ẹ̀yẹ ya asájú ẹ̀dá sallallahu alaihi wasallam lọ́nà tí ó dá lọ́nà tí ó dá wọ́n ní àwọn freedom of expression nílùú èbó kí láwọn mùsùlùmí bẹ̀lé sí àwọn ọ̀gbà wáyé àìsẹ́mù kọ́ bá sàwà ní alọ̀ kánná sí wọn gbọ́dọ̀ dánwò àwọn létò èyí táwà náà sí ń se ìyá yíwọ ọlọ́wọ̀ ọ̀bẹ̀ wá bí ẹnìkan kó gbà nẹ́bì Norway ká máa kánná lulé <laughs> Eh, ẹ̀ntà àjọ ń gbé lálàáfíà Nàìjíríà tápà ń ṣe jihadu ọlọ́run ọ̀bẹ̀ ọ̀ àbòsí wọn ò lọ́bẹ̀ àwọn tọ̀hún bá gbára rẹ̀ bá ká àmáwọn ọ̀tí ẹ̀ ní ṣerú yíhun but the only thing tí wọ́n nílò èbó tí wọ́n yẹ sọ pé ní ìjọba gan wọ́n ń pè pé kó kọ́ dá sí pé ẹ̀sìn ni wọ́n free ṣe irú freedom ó lélẹ́yìí àfi kí wọ́n protesti ìlú èbónù kéèyàn wá pé wọ́n tó ń protesti tó fi ń gbìjà nẹ́bì òkú ọ̀nà súnná ọ̀sẹ̀ gíní òkú ọ̀nà súnná èyí wọn bọ́ bá gbọ́ bẹ́lómí bá gbọ́ kọ́dà yọ́ fẹ́ jáde kó nú islamu yẹnyẹn yà <laughs> òun tó kò súnná bí i tó ń ṣe òun làwọn alfáà fi àwọn ṣékùná muhammad bin sọ́ọ̀lì bin ọ̀fẹ̀mí rahimahullahu ta'ala ẹni ọba ní tíra àwọn tí wọ́n ń pè ní lèkọ́ átù albabil maftu lèkọ́ átù albabil maftu ọwà ń bẹ́ irú bèèrè yí wọ́n bí bàbá bí mo ti wù yí náà bàbá sàlàyé kí ni mọ́ àmọ́ gbogbo ń tàà nẹ́bí ń pa kòrújù ká gbé lórí gíní ah, àbòsí ni o àbábínú sẹ̀mẹ́nì náà bẹ̀rẹ̀ yìí wọ́n sọ mọ́ kí fún wọn pé ah, àwọn orí sí mọ̀bọ́ hárà táwọn èèyàn ń se ní gbogbo bí tẹni wọ́n ti ń se yìí gbogbo ni ẹmọ́ sí mọ̀bọ́ hárà mọ́ tí wọ́n máa wí ju ìǹkàrù múnkàrì tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí lọ nínú ṣẹ̀rí àbọ́bá sì rí báhùn ọ̀bámu àti pà àti ẹ̀rí ipá àwọn sálàfù máa ṣe mudahara nínú sùwálù yìí jazaullahu khaira nasod bàbá ni wà bálagani wà bálagani a mọ́ mọ́ gbọ́ àwọn kan wí fún mi pé fi wọn ò lè mùsùlùmí gan ò lè rẹ́tọ̀ rẹ̀ gbà àfi kó sí gíní ẹ̀kọ́dà bí wọ́n bá fẹ́ kọ́ mọ́sálásí àfi kí wọ́n bí wọ́n bá ní wọ́n mọ́kọ̀ tí wọ́n mọ̀ pé kọ̀ táwọn lọ́rùn náà ní àfi wọ́n bá wọn ti structure yàtọ̀ fún lù tiwa ẹni ọba gbèlú ìbọ́ sọ fún ọ pé bó ti rí nù àwọn ọ̀rọ̀ a ma wá páyàn a ma kaná sí ẹni <laughs> àmọ́ bí wọ́n bá ti ṣe yíhun kìí ṣe pé in most cases kìí ṣe ìjọba ni <laughs> wọ́n kọ́dà wọ́n fi wọ́n a ṣe mí pé kíjọba dá sí irú tẹnitọ́ ya kàtún Ànábì sallallahu alaihi wasallam ìjọba kọ́ yà àmọ́jọba náà ń wò wọ́n rán pé ń kálukú free ọmọ ìyà àwọ̀ ní ya ti ànábì ọlọ́run kan ẹ̀sì má ya ànábì ọlọ́run ti wà náà torí náà ẹ̀mí ọ̀ má wí jù báyìí lọ <laughs> ẹni ọba tún wá fẹ́ ma gbọ́nkan mí yé òun àtọ́lọ́run rẹ̀ wọ́n pàdé àmọ́ ọba nínú jẹ́ pa abára wa débi tí abára wa yìí ní títorí pé sẹ́mọ́ tí máa fa gbogbo nǹkan báyìí òun là ní àti ọ̀dá ìpìlẹ̀ rẹ̀ nù torí mo ní wọn mú kí náà wá kẹ́ tó gbọ́ pé àbí sẹ́mọ̀pá ń lè gbéyàn àbí tí mo wí ní pé mọ̀dọ́rì ṣe mo ní ó lè má jẹ́ kòrújù ọmọ Yorùbá ìtúnmẹ́ <laughs> ní pé ó sì lè ṣe gíní ọlọ́run ọsà mọ̀nà wa o torí náà ẹni tó jẹ́ ń sọ àdéhùn tí mo sẹ̀gún sẹ́kì nàìjíríà wà ilá èmé yà sí àwọn ọ̀rọ̀ ránwọ̀n àwọn tó súnmọ́ mímọ̀ ó ti sọ̀rọ̀ tó burú jù báwọn lọ tẹ́lẹ̀ ǹgbò sì tún tún wá bẹ̀mí ó sì tún kó lọ́dọ̀ mi tó tún parọ́ pé wọn wá àwọn tó <laughs> ṣẹ́kùnà ṣẹ́kùnà jimodin mọ̀rùpá wọn náà àwọn tí ó gbé tàkọ́kọ́ fún ẹ̀dàkùn ẹgbẹ́ fún wọn bẹ́ẹ̀ náà pé mo ti pé àmọ́ wàláì wọ́n láwọn tó sọ fáwọn wàláì bí wọ́n ti ń fún wọn ní àwọn tó fẹ́ràn mi ni o wọ́n láwọn tó fẹ́ràn mi ni dókítọ̀ àwọn tó fẹ́ràn rẹ <laughs> torí náà bí ó ti jẹ́ torí náà ní márùn ẹ̀dàkùn àtàwọn èyí náà àtàwọn ẹlòmíì náà àdánwò ní káníyàn ọmọ dà sí ìyàn sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní tí ọmọ wí ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sí kíní ọ̀tọ̀ ní tọ́ mọ̀ gbọ́ tí ń ṣẹlẹ̀ nú <laughs> torí ìbínú ni òfin ń gbọ́ tí ń wí kèése tí ń wí gan ẹlẹ́mọ̀ rí lọ́pọ̀lọpọ̀ ẹnìkan pé kọ́dọ̀ ọmọ kan wá bá mi ọmọ èké ní ọmọ University of Ìlọrin pé dókítà kúrò ń wífẹ́ nìkan pé ń tẹ́ wí ni pé ó lè ó tí mo wíkọ́ in <laughs> ni wọ́n fi gbọ́yùn ẹyọ bínú mùsùlùmí kò lọ́kàn wàláì gbogbo ara ń tàn ké fún yín náà nù gbogbo ẹgbẹ́ rẹ̀ kọ́dà ju kèfèrí lọ kọ́dà bí mùsùlùmí jọ ń bídíà kórìíra rẹ̀ níwọ̀n bá pé nítorí pé ń ṣe bídíà yíwọ̀n pé ọwá kórìíra rẹ̀ jù kórìíra àbídèdè bó ti kórìíra kèfèrí lọ torí náà ìmàrànù ẹjẹ́ gbogbo tí a bá máa ṣe ẹjẹ́ kí ẹmẹ́jẹ́ kí alkùránì tí ti wọ́nu wà wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa akọ̀rọ̀bù lè takọ̀ tọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ẹ̀wà ara àwọn tí wọ́n ń bèèrè ń pa àwọn yìí náà mọ̀rọ̀pọ̀rọ̀ àwọn tmc lọ lásọ débẹ̀ ìjọ náà a fa àwọn náà mara àwọn tí ń kórìra àwọn àwò sí pẹ̀lú wọn a kórìra yín mùsùlùmí ni èyí tí a bá rí pé kọ̀dánù tẹ́ǹsẹ ẹ̀yìn náà mọ̀ pa àwọn wí àwọn lọ́dọ̀ yín àwọn lẹ́yìn inú tí ẹ̀yìn náà ń se tí mo gbọ́ láìpẹ́ yìí mẹ́yà bá fẹ́ jó ń súnnà ọ̀gbọ́dọ̀ máa ṣe lé látòlì kádírí ẹ̀yìn tó máa tẹ káàdì pé afẹ́ ṣe gíní ẹ́n afẹ́ ṣe lè látòlì kádírí ànábí ẹsẹ lè látòlì kádírí ìyàn náà fílà lóru àmá lè látòlì kádírí ẹ̀kà gẹta tẹ́ǹtì gbídí àpọ̀mbélé ni torí bá fẹ́ jó ń súnnà kó jìnà sí gbogbo orú nǹkan báwọn ọlọ́nkọ́ mọ́sá àfẹ́sẹ̀ àtàwà àtẹ̀yìnà kò fi lé ojú ọ̀nà tọ́tọ̀ hádá wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa wa sahbihi ajma'in